أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى بعث نبيه محمدا صلى الله عليه وسلم دليلا ومرشدا إلى الخيرات وهذا الصوم الذي نعن فيه الآن قد بين لنا رسول الله صلى الله عليه وسلم أحكامه بما ليس فيه بما فيه كفاية ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم قد بين لنا مفسدات الصيام ومفتراته ولكن مع كثرة هذه المفترات والمفسدات فإن أعظمها جرما الجماع في نهار رمضان وماذا تعلق بهذا الموضوع وما الذي فشى بين الناس اليوم أمتنا واعلموا أن الجهل تخيم يدعون علم هذا الدين فإن الله سبحانه وتعالى قيد لدينه حفاظا عليه أناسا يذبون عنه ويذبون عن سنة رسول الله صلى الله عليه وسلم ومن أمثالهم علماؤنا القدام منهم من صحابة رسول الله صلى الله عليه وسلم ما ظنكم عباد ما ظنكم عباد الله كيف يأتي واحد اليوم ويجرى مثل هذا الجراء على هذا الدين ويقول بأن الكفار لمن جمع في رمضان ليس في هذا الدين الحنيف فليرجع هذا إلى الله وليتب إلى الله قبل أن يفوت الأوان, أن يفوت الأوان أمة الإسلام فإن هذه الخطبة حول هذه الكفار لمن جاء في نهار رمضان تدور بعون من رمضان andọ́rọ̀ àlèkún ìgbàtígẹ̀rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀run láti máa jẹ́ kẹ̀kún buwa aláwọ̀ bá ní sàlẹ̀kún kí a nàbí wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ní jọba ìkẹ́mà ọ̀nà ọlọ́wọ̀n bá ní kọ̀rọ̀ àti gbangba wa káwà máa bẹ̀ kọjọ́ kọ̀ọ̀kan wa kọ́dá gbangba wa lọ níbi ìpáyà rẹ̀ àdúgbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ń jẹ ká máa mú àwẹ̀ náà lẹ́ọkàn lọ díẹ̀díẹ̀ báyìí kọjọ́ kọmọdé wọn parí ẹ̀lẹ́yìn ni àtẹ̀yìn ọládàní kàṣẹ rẹ̀ gbogbo ẹni gbèrò àjò nínú wa ọlọ́njẹ wọn lọ rí jẹ́ wọ́n bọ̀ gbogbo wọn tí a ń bẹ lọ́rùn ọlọ́mbà ní sọ wọn bọ̀ àsìkò yí àsìkò tó ń kálukú ma ń sáré ibi ọba ti rí àǹfààní ni láti lè bá lékún níwájú Allah ọlọ́wọ́ bá rán kólíbà máa jẹ́kẹ̀ fún wa wallahi kọ̀dáalé lórí gbogbo ń tàà bukata sí àbíkọ́ sálàrí ẹ̀fún sáájú kó tó lọ jama'a ẹnìkan ò lè délé ní wọ́n máa sọ ń tàà ti manuẹ́sìn wa dọ̀gbọ̀rúrọ̀ kọ́dà bí nákìlì bí tàwátúrì àyàfi ká máa sàdúà fún kí ọlọ́njọ́ ẹn tó nítorí tó sórí tí ń sọun ọ̀ràn lánà níwájú Allah subhanahu wa ta'ala méjì ni tó bá yé tó sì takú pé tó ń sọ yìí oníyànjẹ́ àlàálì ó lè pàbẹ̀ mẹ́jẹ mùsùlùmí pàdé ọlọ́mọba ṣùgbọ́n ká pé ánádà ní láti lè máa sọ wípé àwa náà lè sọ tó bá wà mọ̀mọ̀mọ̀ fi ń dáì láàmú ni irú eléyìí ọsọ rẹ̀ dáadáa pípọ̀ nítorí pé Allah subhanahu wa ta'ala àwọn nǹkan fún gbogbo tó ní bá ti pẹ̀lú Ramadan Ànábì sálàyé fún wa in tí ó ma jẹ́ kútùbà lé ní òun náà ni mufsidatu siyam wa muftiratuhum àwọn nǹkan tó jẹ́ wípé ní ma ń sí aláwẹ̀ lẹ́nu káwọ̀rẹ̀ bá ti dẹ̀hùn ó ti dàbí àjọ̀sán nìyẹn kọ́dà níbi tó tó burú dé àwẹ̀ rẹ̀ bàjẹ́ nǹkan ìpọ̀ gan ọ̀pọ̀ púpọ̀ àwọn onímọ̀ sálàyé rẹ̀ pẹ̀lú jẹ́bùrẹ́dàn sọ̀sọ́lá ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá in tọ́jọ́ ga gbogbo tí ma ń sí aláwẹ̀ lẹ́nu tó wá jẹ́ pé ìdájọ́ rẹ̀ ló burú jù o náà ni aljimáwò tí ní hajj ramadan kéèyàn lọ rí súnmọ́ ìyàwó èèyàn tọ́jọ́lẹ́tò èèyàn nínú ọ̀sán ramadan sọ́sẹ̀lẹ̀ láyé ànádì àbí ọ̀sẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ kí nà níbi sọ́ọ̀tà kò fi dájọ́ yìí tọ́rọ nípa ti wá dájọ́ sọ́rọ̀ fúkùmá tẹ́nì kankan lè máa sọ fún wa lẹ́yìn tí a ti mà tí a níbi wa sọ tí è sí tó ní ara ti wa a jẹ́ pé ọ̀rọ̀ ti parí tàbá ti máa sọ̀rẹ̀ sáàmù hadithi imamu ibn hajar al-asqalani wọ́n ní ojú ọ̀nà tàbí ìgbà wà wọ́n pàdọ́dọ̀ sàbíbáyì wọ́n pàdọ́dọ̀ sàbíbáyì wọ́n sàbíbáyì àwọn máa máa jókòó lórí ẹ̀ tánà ṣe wàhálà táwọn kójọ àwọn sì kójọ kójọ kójọ kójọ nígbà tó di orí èèyàn 40 nínú sàbẹ́ni àà omi belamu ó sàrẹ̀ lójú mìíràn sàbílẹ̀ ti travel lọ èkó òun sọ àdíìdì fáwọn ará èkó àwọn ará èkó mà eléyìí travel wà sí bàdàn ọsọ́fọ́ àwọn ará bàdàn ọ̀tọ̀tọ̀ ní àwọn tí ó sì gbé lé pọ́ntì báwọn

kọ̀rọ̀ mọ́ ni o ìdá tàbí fa'ida kọ̀gbọ̀dọ̀ mọ́ ní kanú méjèèjì o ṣùgbọ́n báyíná kọ̀gbọ̀rọ̀ ní kankan bẹ̀ báyíná ma nánú jerusalem salam ingar salam níbi ta jókòó pẹ́lá salam jọka ta n kẹ́kọ̀ọ́ lọ ìjẹ́ àwòrán jùlọ ọkùnrin gabadé báyíná ma lálò ibi gbọ́dọ̀ wọ̀ tàbí ìdá báyíná ma nánú jerusalem salam ìjẹ́ àwòrán jùlọ ọkùnrin gabadé ó ní ya rasulullah ṣùgbọ́n báyíná kọ̀gbọ̀rọ̀ ní kankan méjèèjì kò ní ní ìdá kò sí ní ìd alákúnní anábì sọ́rọ̀ sọ́rọ̀ sáà nǹkan sọ́bà lẹ́kọ̀ọ́lọ́ lọ́kùnrin bá dé ó ní ya Rasulullah nínú wáyà ti wáyà Aisha ihtaraqtu mo ti blow mo ti jóná dánù ìjẹ́ èèyàn ìwé àti wáyà Aisha nìyẹn lọ́dọ̀ mo ti sòfò wà láti bá mi bẹ́ẹ̀ sì ni gbóná yìí èèyàn ọgbọ́dọ̀ máa wí sí rẹ̀ gẹ́gẹ́ bí tánàbí ti kọ̀ fún a kí ó bàtí fi ń wélé nínú rùwáyà mi jẹ́ ayẹ́mtọ̀m wájíyàwó ọkùnrin ìdé bẹ́ẹ̀ ni gbárẹ̀ lójú ní gbárẹ̀ ní mú rùwáyà mi wá bó ṣe dé kí ní ṣe yá

ṣùgbọ́n kẹta tó wá ń bẹ̀m̀bẹ̀ táwọn masala yìí wọ́n ní torí pọ́lọ̀ ti fi ma nẹ́bí rẹ̀ bó ṣe yọ lọ́ọ̀kan wípé ìntẹ́ni kégbàjáre rẹ̀ bọ̀ in tó bá wúsí rẹ̀ bó ṣe rínú blow lọ́fẹ́ wá sọ ìdílọ́pàá alọ́rùsọ̀kọ́ kí ń dá lọ́nà ìwáyà mú wípé blow rẹ̀ gbónú náà tóbi lábọ̀dọ̀ mú sàtìlán fẹ́ gánà bí ọ̀dálágà bí ọ̀dálágẹ́ àrùn bí tó wá ń fi yẹn lẹ̀

tí a sí kí ni o tí ẹ bẹnu ẹ gbogbo ẹ ń bá ń wíwì kúwì tẹ́yàn wá òfin ẹ̀sì wá òwò náà o ó sì yí lídẹ̀ náà o àsọkún ìtì ẹ̀lẹ́ máa kírò ní olé àti ní òtí kírò ní àsọkún ìdí àlọ mọ́sí ìkẹ́kẹ́ ti wà ní ẹ̀tẹ̀lẹ́ adúbí wọn gbé máa àlẹ́kẹ̀ kí ló kó parúbọ kí ló mú ọparẹ́ kí ló mú ọbló o ni wà pàtó bí mọ́rọ̀ àti ìwà ánìsọ̀ ìmọ̀ mọ̀rọ̀lú ẹlẹ́tọ̀ mi nínú àwẹ̀ tí mo sì gbàwẹ̀ ọsọ̀ pé wà ánàsọ ìmọ̀ kí ló fà á tó fi sọ wípé wà ánàsọ ìmọ̀ ọbẹ̀ kìdánsàrá lójú nítorí wípé ń tàà fẹ́ sọ yìí kò ní mú àwọn èèyàn kan tí a bá sí nọ̀rọ̀ mọ̀bán kí làwọn tọ́n ẹlẹ́tọ̀ rẹ̀ náà àwẹ̀ ti dandan fún ta ló ń tàn ẹni tó travel kọgbàwẹ̀lájò ọwá adílé padà bí 12 ìyàwó rẹ̀ náà kò ní ìrun kọgbàwẹ̀ dí ẹ̀yìn súbí ọ padà wà mọ́ra lẹ́yìn súbí tó nírun padà kò sí ìyàwó sínú àwẹ̀ ọkọ̀ náà sì ráwẹ̀ ilé yìí náà ni táwọn àwọn àfáà fi ń pariwo fẹ́nìkọ̀ọ̀kan wa wípé in táwà bá ń rọ̀pọ̀ dá wa lójú tó jẹ́ nǹkan tó sì jẹ́ wípé bó ṣe dá wa lójú tó yìí in tó sì lè kù mẹ́tọ̀ jẹ́ kọ̀rọ̀ tó jẹ́ kọ̀rọ̀ ọ̀pọ̀lọmọkọ̀kọ̀ ó lè wà kéèyàn má dá sí tó bá wá rí bẹ́ẹ̀ èyí tí ó wà dáyàn lójú bó lè ó sì wá máa dá sí ìmú kí wọ́n máa sọ̀rọ̀ ń pẹ́ ẹnìkan tó jẹ́ mùsùlùmí ọ̀yá wa káàkiri pé tó eléyìí òun lẹ́n tó travel today ìyàwó kọ̀láwẹ̀ torí pé kọ̀láwẹ̀ di ẹ̀yìn àṣùbá ẹ̀yìn bádà tó lè fájìrì lẹ́yìn ìgbà tí fájìrì yọ òun ni lọ́wà ọ́n sọ́lá ti padà kò sí lè bẹ̀rẹ̀ àwẹ̀ táìmù bákan náà ẹn tó tí ní àjòdé ó náà dẹ́lọ́sàn Ramadan irú ẹni ni wọ́n wá wà lọ́ọ́lé sẹ́ẹ̀sì mọ̀ wípé ìdàgbà àti ìníláàkáyì ó lè jẹ́ fún yàn wọ́n pẹ́ ah, ọ̀rẹ́ wa àti ẹlẹ́ rẹ̀ ó súnmọ́ pé wọ́n sẹ̀ sí sáà nìtàn èèyàn wá ń gbélé yàn káàkì tó sì jẹ́ pẹ́tọ̀ ní wọ́n sí ẹnìkọ́ wà ní ẹni sùn sébínú rọ̀bọ̀tọ́ náà ni ẹ́ ṣe tòótọ́ ni a nínú àwọn mímọ̀ tí wọ́n sọ wípé ìparọ́mọ̀dán lè gbogbo ẹni tí ọ̀bà tún ní ilé gbà àwẹ̀ ọgbọ́dọ̀ jẹun ìntàlẹ̀bẹ̀ bá máa ń ṣe ìlò náà máa ṣe ìntàlẹ̀bẹ̀ bá se, wọ́n torí kíni wọ́n ní láti lè bá àfi pán oṣù rọ̀mọ̀dán lè Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu ó ní man ubiya lahu fitru awwal an-nahar fal yuftir akhirahu gbogbo ẹn tó lọ ń bá gbé nkẹkẹkẹ sọ́dọ̀ rẹ̀ tó lè má jẹ káàmì ọjọ́ dẹ̀dẹ̀ fún nígbàtí àlùfàjá rí yọ ó ń tọ́n frí láti lò sẹ̀mí ẹn tí ó gbà ọ̀wẹ̀ ní èṣù ọ̀sán lọ́rùn rẹ̀ ma òsìkí ni ó

ìpáwẹ̀lẹ̀ ọwà ń bẹ̀ ṣùgbọ́ká sọ wípé kò tó bẹ́ẹ̀ kò tó jẹ mọ́ àgbọ̀rọ̀sọ́bẹ̀ àwàmọ̀ adébísọ́lọ̀sọ́lọ̀m wá ń wo ẹni pẹ̀lú tí sọ wípé wà á nà sọ imun mo sì gbàwẹ̀ a jẹ́ pé ìsinú àwọn tí mẹ́gbàwẹ̀ jẹ́tọ̀ fún ní ìgbà tí ọkùnrin bí sẹ́yìn sọ tí ń sọ yìí kó sí ọlọ́run wá wù pé ọ̀ràn lálọ́dá ìrẹ́ okú ọlọ́run ọba ìlọ́lọ́ bẹ́lì ọ̀dà fàhálì tẹ̀jí tó rọ̀kọ́ bàtán tó tẹ́kù ha ọ̀yá wá ẹ̀rù kọ́ ọlọ́rì bọ́kùlọ̀rún rẹ̀ pẹ́mẹ̀rú tó ní ni o àbọ́lọ̀ ọ̀rà ni o ìtànrà àkọ́kọ́ náà ọkùnrin ní láàrín kùgbọ́ ìrọ̀ ààrẹ alẹ́ni ni mí tí wọ́n bá ní ọrùn mú mú ní ìníjọrùn iná lọ ọrùn kẹtí mú ní rẹ̀ fàáltẹ̀stẹ̀fíù àǹtẹ̀súnmọ̀ النبي وهل أصبت الذي أصبت إلا من الصوم ṣe bí ọgbọ̀n ọjọ́ ní ọ̀nà àgbà ìtó yíwọ́ ma ń lọ bó mú sí fẹ́ sí sí sí ó sọ́lọ́ ní sallallahu alaihi wasallam ọjà أطعم فهل تجد ìtààmà riwaya mẹ́rin sittina miskinan tó lè bọ́ aláìní ọgọ́ta ọkùnrin ní aláìní ni mí kò sí tí ń tiri tí ní ìbọn wọn nínú wáyà pàjálàsì ọkùnrin ìbájókù inú ẹgbọ̀wá mi fọmọ́sọ̀ àtàlám aniglis àríbàtọ̀ wípé ọya jókòó àwọn àfáà ni tẹ́kùn lọ́bá jókòó ọ̀rọ̀ mìíràn ṣùgbọ́n sàtàn kò ní ó jókòó kí lọ́pàá tó fi ní ó jókòó àmbọ̀ bákanáà ìrántí ẹni ọ̀pìtánì bóò ló ṣe bára wọn mú èyàn súnmẹ́tọ̀ lọ́sàn Ramadan wọ́n ni ọlọ́ ọbọ́kù lọ́rú ẹrù kan àwọn mímọ̀ ní tí ń bẹ́m̀bẹ̀ ọba wọ́n lọ́nà wọn nítorí pé eléyìí alaka nafsahu bil o ti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kó síwájú kò gbọ́dọ̀ ẹ̀mí ń padà pẹ̀lú kíni o pẹ̀lú ìlú ẹ̀mí ta tí ni ní ọgbà nǹkan wọ́n ní bẹ́ẹ̀ ni hádá min ba'di ìlmọ̀kọ́sọ̀ eléyìí wà ní ààyè ìgbẹ̀san padà sẹ́bí tí a ní ó ṣe onáà gbogbo e so mara wọn ni ẹyọkẹtọ̀ ọjà náà bí ìgbọ̀ tààtì ṣùgbọ́n kọ́ wá lè bá àmọ́ tó ṣe wọ́n tó wá bọ̀ tààtì mẹ́kùn kọ̀rẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bú aláìní kí ni bí bú aláìní wá ní bá ṣe pẹ̀lú ẹni tó súnmẹ́lẹ̀kẹ́ rẹ̀ nínú Ramadan náà kò ní bá ṣe nítorí wípé àìlé ìgbàwẹ́ rẹ̀ ma fún 60 days láti lè bá fi wọ ojú rí Allah subhanahu wa ta'ala náà yóò máa jẹ́ ẹ̀kọ́ tó pín sí ọ̀nà mẹ́rin o náà lẹ́tọ̀ mbẹ̀ àkọ́kọ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ náà kí ni ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala o ní pé lọ́rẹ̀ fún aláyìn tí wọ́n jẹ́ ọmọlúwàbí tí wòye sẹ́rú òpó oúnjẹ fáwọn ẹ̀tọ́ kẹta ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́rú kí wọ́n kú olóko ẹrú ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹrin fún gangan tó dára pẹ̀lú kí ni o bìtàwàá tó bá pé ń tọ́lọ ń sọ pé kí ànàbí ọ̀sọ̀ pé ìtàn yóò dẹ̀ tí ó gbẹ̀san ẹ̀san kí ni sàwákùlé ìfẹ́ àlè ẹ̀sàn pé ọgbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu lẹ́yìn ìgbà tí ó ti tẹ ojú ẹnu àlọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala mẹ́lẹ̀ àwọ́mọ̀. anábi sallallahu alaihi wasallam ọwọ́n sọ pọ́kọ́ kùnrin òjókò apákanú àwọn àfà wọ́n ni tó jẹ́ kánà bí ọ̀dá jókò ní wípé àwọn èèyàn ká ti fò ànàbí látẹ́lẹ̀ wípé àwọn gbé sàárà àwọn àwọn gbé sọ́lápọ̀ àwọn bọ̀ apákan àfà sọ́bà apákan àfà ní no anábì sallallahu alaihi wasallam ọdá àjókò òun náà jókò nínú wáyà mi anábì ti ẹ̀dá jókò ìtọ́fà náà ni wípé alkafaratu la tasqutu bil i'sar tẹ́yàn bá dáràn ọlọ́run in tí bá ní ó fi tánà ìbá àmọ́ tí ìpín kó sì máa rẹ̀ tí ó ràn lọ òkú ọlọ́run rẹ̀ o ìgbẹ̀rẹ̀ nígbà tí ìbá jẹ́ láìní ó ti lọ náà kọlọ tó bá lọ bó ṣe jókòó ànàbí ó ti sọ fún pé só fẹ́ lọ máa ṣe gbogbo tó àkúbí ọlò ní ọ̀rí ọ̀nà lọ́wọ́ àfi bí tọ́rọ̀ rẹ̀ ọba kan gùsí nínú kejì anìyàtọ́lá náà máa máa dájókò láti lè bá wò pé ń bolọ̀rọ̀ rẹ̀ ọkà gùsí kẹ́yìn àbí la'allallah yuhi ilay bọ́lọ́lọ́ ti ẹ̀lẹ́ parasọ́ntọ́ fún annabi lórí ọ̀rọ̀ rẹ̀ tó yàtọ̀ sí tí ọlọ́run ti ní ọsọ fún ọlọ́run sọ kankan mi nígbàtọ̀ àtọ̀ kankan mi àjẹ́ wípé tí a ní ó se o náà ni ọ̀rọ̀ ti mẹ́lọ́rùn rẹ̀ ọ̀pẹ́ rẹ̀ fọ́tọ̀ bó sì wà ká níbi àrùkín arọ́kù ara àwọn in tí a fi ń gbé nǹkan wà ní tàbí àpẹẹrẹ rábì jẹ̀dìmẹ́lẹ̀ wọ́n bá gbede tamuru lòkúnnà rẹ̀ àwọn pàkà àfà ní arọ́kù yìí fatia lọ gbọ́dọ̀ gbà ọgbọ́dọ̀ gbà sùkún ọgbọ́dọ̀ jẹ arọ́kù wọ́n ní kọjọ́ ọgbọ̀rọ̀ di arúkù wọ́n ní torí pé arúkù lè dé garbawa o ní gbogbo egun tí wọ́n gbogbo egun tẹ́rẹ bá mẹ́lá rẹ̀ arúkù nù torí rẹ̀ ẹmẹ́jì àpẹ tí wọ́n fi gbé nǹkan ìwá ní arúkù kọ́ mọ́ bá lọ́rẹ̀ máa jọ egun tí wọ́n sí ẹran lára rẹ̀ mọ́rọ̀ kejì ní wípé ṣe bí arúkù lẹ́fẹ́ káàkiri tí a ń gbè lára èèyàn tí a lè farọ́ ọha tó bá jáde lára èèyàn ṣe bí náà làágùn ebí túnmọ̀ kankaná ebó ọkọ̀ kaná ni a jẹ́ pé a lè torí èèyàn kàsákò bí kẹlìmà kò sí e. ń dáwí mẹ́dáwì arọ́kù àríkù àlàkúlé wọ́n sáàgbè ní ah, fi lórí wáyà mi fa ápìrín sittina miskinan lọ́rẹ̀ fi bọ́ aláìní 60 anábi sallallahu alaihi wasallam báyìí fọ́kùnrin ó wá ń dáhùn pé ìrì annabi ààlà afọ́rin ní sí ẹn tó bá tó sì jù mí lọ ní kí n lọ tó fún ni àbí mi bẹ́ẹ̀ ni a oní fawallá ma bayna lábàtẹ̀yà alùbẹ́yìn afọ́rin ní tí wọ́n bá mú Madina láti dì strong ní gúnbí sí kò sí ilé tó tó sì tó ilé mi ó sì ọlọ́nà ní ẹn tó bá sì jẹ̀ láì náà ní ọlọ́ fi bọ́ nígbò ti wà ń kó irú aláyìn náà ọya lọ fi bọ́ ara rẹ̀ àtàrà ilé rẹ̀ ọkùnrin ìwà gbé támúrì ọfẹ́ máa lọ inú ẹ̀wà ń dùn àníbí wà ń wù lọ nínú ẹ̀sẹ̀ dùn àti irú gbónà ẹ̀wà nígbà ọ́sẹ̀ dìí àti irú hálùtọ̀ wà padà ní ìsìn àgbẹ́kà sàrásánlám hátà bádà tí nàwà jídò àrùn bíbá bú ẹ̀rìn tí ìyọ́kẹ̀rẹ̀ tó fi yàn síta wípé ẹwọ bí ọlọ́run ṣe ma ń kẹ Allah subhanahu wa ta'ala àwambọ̀ àwọn tí wọ́n ń sọ pé nǹkan òsìnú ẹ̀sìn àwọn èèyàn wọ́n mú ìmáàmù Bukhari lọ́ta ẹlòmí ìtàfà rẹ̀ bá sọ pé mọ́ Bukhari wo o náà ti bẹ̀rẹ̀ sí mọ́ lọ́ta nù ẹmbásí mú mọ́mù Bukhari lọ́ta kò lè gbé odidi ẹ̀sìn pàdé Allah subhanahu wa ta'ala kí lọ bẹ́ẹ̀ fi ní tí ó bú a ti mú ẹ̀rí ẹ̀sìn wa Qur'an gbogbo ẹnu panupọ̀ pé kò sí àríyànjiyàn yọ kàráì ṣùgbọ́n ìwé wo ló tún tẹ̀lé Qur'an tó jẹ́ pé tí ń bẹ̀ ń bẹ̀ ẹ̀sìn wa ni tí ọ̀ láǹṣe èméjì sọ́mọ̀ bọ̀kọ́jẹ́ lọ sótẹ̀lì lẹ́ẹ̀sọ́mọ̀ muslim ní bí àwọn mẹ̀tẹ̀tù tipẹ́ tipẹ́ tipẹ́ àwambọ̀ ara tí wọ́n ni wípé ẹ̀kátì ẹ̀gbẹ́ mọ́ bọ̀kọ́ nígbà wa bóò ó tó wá jẹ́ pé òun náà tó ní tọ́fẹ́ tánà ni ó tó wá tọ́ sí wọ́n lọ́ ìlú wáyà kan ó ń sọ lọ́n sọ wípé húdà gbàkìní fàtàsọ́dà fi aláàmánúwà ahwaj wà afqar aláìní ni ọ ṣùgbọ́n lọ gbé fún ẹn tó tó mà pé ọ jẹ́ aláìní jù ọlọ orí kápẹ́ tó mínú ànàbí tí ma aláìní ní ìtomi kò sì parọ́ torí tí bá ń parọ́ wọn ò ní tí ọ lọ tí wọ́n sọ fánàbí ẹni tára bá nínú wa in tó bá wà fún tí ó fi sọ̀tẹ́ ìlàsíkò yẹn ọgbọ́dọ̀ tó fẹ́lùmí ìtara ní dédé ni ṣe bàbá wọn bẹ lọ́dọ̀ ànàbí fi ẹ́fẹ́ tí bá jú wọn tọ́jọ́ ma wọn ẹwú tó tẹ́ ti sọ̀rọ̀ wọ́n ní tara ẹni làkọ́gbọ̀n kátó gbọ́n kí ni o kátó gbọ́n tọ́ mẹ́ni jẹma àbòsí ìbáwọnú ẹ̀sìn tí ó sì ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láìláì tọ́bá lọ rẹ̀ jẹ́ pé èèyàn dáràn báyìí in tí è tẹ́ràn wọ́n tó bù náà ni wọ́n wá ní kọ́lọ̀ rẹ̀ gbé fún ẹni tó tó sì òun náà ló sì tòwá tó sì jù ọwọ́ agbé fọ́lọ̀ mí ìtọ̀jẹ́ yí pé òun tó tó sì tó ń tọ̀ lọ kí ni ó sẹ̀kú lẹ́mí rẹ̀ ìkẹtọ́wọ́ wà ń sórí síbí kẹ̀ ní wábọ̀ tó mọ̀ tíbàjẹ́ ẹgbẹ̀lùfẹ́ gbé wọ ẹmọ̀ bá ń kọ sáàtọ̀ tẹ́rù ń bà tọ́kàn rí ọ̀bálẹ̀ tọ́wà rí nígbẹ̀yìn gbẹ̀yìn tó bá wá jẹ́ pé nínú ẹn tó lẹ́tọ̀ sí nǹkan tí èsì tánà náà ló náà wà kí wọ́n wá kọ̀fin sí ti bá lò bẹ́ẹ̀ sì ni ànábì wa lára àròyìn rẹ̀ wípé káàna yẹ́rọ hapun náà sàbí náà ẹn tí máa ń fi àwọn èèyàn kí àwọn èèyàn kò ní fi ẹnìkan pẹ ẹnìkan lẹ́kún yóò máa fi akẹrawa kẹrawa kẹrawa kẹrawa nítorí pé ànàbí olùkẹni ànàbí aláàánú ni ànàbí afẹ́nifẹ́re onàbí masala wa ní wọ́n tún ní àwọn òtò gbà kí ló tẹ́ ẹ̀fígbà wọ́n ní ṣe máa méjì ní àjá kìí yàwó yá àjákùnrin lè wà ní ẹ̀sìn ọlọ́run kí ní ọ̀sán pa ìyàwó rẹ̀ àníbẹ̀ ọ̀sán ọ̀gá hàn dídákẹ́ ń pa ìyàwó rẹ̀ ọ̀sọ̀ wípé wọn ọ̀sọ̀ ìdájọ́ bákan náà ìdájọ́ ti yàwó kìí sí ìṣẹ́yọkà àkọ́kọ́ nǹkan àná ọ̀tọ̀ wíà tó bá jẹ́ pé bọ́kọ̀ se náwọ́ wá ìyàwó náà náwọ́ wá tí èé ṣe ti gbà bá lè mi ọ̀sánwọ̀lẹ́wà tó náà tọ́jọ́ wípé ẹ ń fẹ́ kú ọpàdé ń fẹ́ pa wọ́n jọ ní ọ̀ràn lọ́rùn òdì ní ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pí ọkùnrin ó jẹ́ ìyàwó rẹ̀ ń pa ní sí ìkẹ́kẹ́ bẹ lórí obìnrin àwẹ́ rẹ̀ lọ mara lẹ́yìn bóyá gbogbo tí ọkọ rẹ̀ wò náà tó fi wò pé àà ah, ìwọ̀ fún èmì lè ní òfin bákan náà ọ̀ràn ta wá ní kàfàárọ̀ wà ọkùnrin ló ń dára apẹ́kà àfà ní kó lè máa jẹ́ ìjìyà fọ̀kún ìtànà ń gẹlọ́rún ìyàwó o náà ni ọ̀sán apákan náà ẹ̀ lè fò ní ọ̀sán o àfi tó ẹ́pọ́ bá pa ìyàwó rẹ̀ tó jẹ́ pé obìnrin ẹni tí ń pa ní ọrùn o rẹ̀ náà ni ó ọkọ rẹ̀ náà ni ó wà kápínájọ ma ní o ń kàlùkú náà ni ó wà láti kíni o láti àpò rẹ̀ àwambọ̀ tó bá jẹ́ ni kíni ò ní sínú ẹ̀sìn kápínájọ o ní ni sẹ́ẹ̀mọ̀ wípé bó ṣe jẹ́ díẹ̀díẹ̀ kò sí pé wọ́n kóòyàn lẹ́rú aláfihàn ẹrú àdìsí o slavery wow o ṣùgbọ́n kí wọ́n fihàn kò sí má ìfi sístẹ́mù mú ni lẹ́rú ìdọ̀gbọ́n wá wà láàfún ni ní ìsìn fine tó bá lọ rẹ̀ jẹ́ pé ìyùn nìkan níbi dákọ àwọn èèyàn ìbàrẹ́ ìmúwá wípé àhán ṣebí náà ni ò sí ẹrú tẹ́yìn ọbọ̀kúnlẹ̀ rú ẹ̀mà tó bá jẹ́ pé kí ìbá ń bẹnú ẹ̀sìn wa ni ànábì ìbá tó sọ nǹkan míì tí ó bà sí kò wà ìmọ̀ ẹwà dàpọ̀ nígbò lè yòrò gbàwẹ́ 60 bí nǹkan bá rọ́dùn tí ò lè gbàwẹ́ 60 nígbò sì ni èèyàn lè bẹ́ èèyàn 60 àwàmọ̀ tí ìbá wá tó wá jáláyìn tí ò lè rèèyàn 60 bọ̀ ó lẹ́tọ́ àti sọfẹ́ tó bá àwọn apá kan sọ wípé yóò bọ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà inú àwọn afárá ìbùsẹ̀ kékeré ti sọ̀bẹ̀ nínú àdúgbì fi fi 60 ló fi lo mọ́sítàrí ìfàhàn ọwá fi fi síbi 60 aláìní 60 lọ́tọ̀ọ̀tọ̀ òní ọbọ̀ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní tọ́bá lè sọ aláàní 60 jọ ọwá bọ́ àwọn mẹ́fà lẹ́nu tó túnbọ̀ lọ́la ọ̀tọ́la títẹ péjọ mẹ́wàá wípé ọ̀pọ̀ olọ́rún rẹ̀ tọ́rọ àwọn èèyàn kankanáà kankanáà kankanáà kankanáà ní tẹ́gẹ́ ni ó ní ń bọ́ ṣùgbọ́n fúnra nàbì ó ti fi ààyè kẹ̀ẹ́bẹ̀ jẹmáà béèyàn bá lè bú aláàrin sísí ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ bọ́jí aláìní mẹ́wàá lọ́gbọ̀n fújọ́ mẹ́fà ọlọ bọ́jí aláìní mẹ́fà lọ́gbọ̀n fújọ́ mẹ́wàá ọlọ ìdí ẹ̀ ní pé bí tọ́rọ̀ parí sí gan ó ti kí àmọ́sí aláì ẹni ọ́sẹ̀ gan ó ní ẹni ọlọ fún kò sí lọ́ríyàwó 60 ọlọ́mà 60 àwọn tó jẹ tó jẹ tó jẹ tó ń jẹ jókòó ẹ̀kan wọn tí èyí pẹ́pẹ́ yẹ́lẹ̀ ìjẹ́bí ẹ̀mẹ́ 13 eléjẹ́ ẹ̀mẹ́ 20 eléjẹ́ ẹ̀mẹ́ kìnnìkan tí ó gbọ́rẹ̀ tẹ́kẹ́ ni ó tí ó fi pé ẹ̀sìn ẹ̀sìn ìkẹ́ni ó ẹ̀sìn ẹ̀sìn ọlá ni jẹmáà ẹwàájọ́ ohun gbogbo ẹ̀ ń social media lásìkò tá a wà yìí òun ni ọkọ̀ ọ̀nà ní 80%

ẹ̀bà ti ìtàn ìtí yóò tí ẹ̀kọ́ díẹ̀ lórí ẹ̀ kọ́ ẹ̀tẹ̀ nípa kọ́ bẹ̀ pé àṣìyàntẹ́wọ̀n láti jọ ẹni àti obìnrin méjì lè bí ọmọ kan ẹ̀rùkọ́ mẹ́jà wọ́n pẹ́ ibi náà wọ́n mọ́ mẹ́rin káàkiri kẹ́kẹ́ jọra wa ó súnmọ́ kó jẹ́ pàwọn àtàntí wọn yẹjọ gílẹ̀ ẹ̀ẹ́kẹ́ máa wọ́n pé àà ah, ṣe wọ́n ilé ìní tí a máa fèsì sí jama ẹjẹ́ aṣọ́rọ̀ wà dáadáa láti sọ wípé ìsìláàmù ẹ̀sìn kò pé ní ìsìláàmù máa pẹ̀ kọ́nà kẹ́yìn ọmọ gbọ́rọ̀ islamu lẹ́nu ọmọ èké tó bá jẹ́ òtú ẹ̀kì gaga ní sọ wà lé èyàn ọmọ nínú ọ̀sàlẹ̀ rẹ̀ kí o sì gbọ́lẹ́nu àgbàlagbà kọjẹ́ pẹ́rọ nípa èyàn ọmọ ìsàlẹ̀ ọkàn rẹ̀ ẹni tí a kọ́ ń kà tó sí ìlọ̀rọ̀ islamu níbi tó o ẹni ò nítumà ṣe ẹ̀rẹ́wẹ̀ ọ̀rọ̀ tí ò nítumà táwọn èèyàn kú lé o ilú àti ẹ̀ ń sọ fi ń lò tó wà bá ti nítumà ọ̀bọ̀n lè sí ẹni sọ̀rọ̀ tẹ́lẹ̀ wà nílẹ̀ ìjọ kan pẹ̀lú túbà umu habiba ara ìyàwó sàsálàmì ó ní ìrìnàlú sàsálàm mo ma ń ronú ọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ ó ní kílẹ̀ rú mo fẹ́ kọ́ ẹ̀fà bú omi àti àbúrò mi gangan ọmọ yẹ́nu ọba mi mo fẹ́ kó náà wọlé ẹ̀sì wà ọjọ́ kan náà ìyàwó rẹ̀ ah àrẹ́bì ni sọ ọgbọ́kùnrin máa sọ wẹ́ ah ah ó ní ìsinmi sọ bẹ́ nígbàtí mo láìkì àbúrò mi kò ní túnmọ̀ sí mi àmì dára kò bú fàyínà láti ṣẹ̀kùnrin èèwọ̀ ni ló kúgbà tí wọ́n bẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ èèyàn lè fábùrú ìyàwó èèyàn ṣùgbọ́n in tí ó mú sí bẹ́ẹ̀ lọ́nà àlálì àdánwò lọ́nà méjèèjì tí ẹ̀gbọ́n rẹ̀ bá kọ́ọ̀yàn tó jẹ́ pé ọ̀nà tó wá gbá kọ̀ọ̀yàn gbogbo ẹbí ẹ̀gbọ́n mọ̀ wípé jíjàre ti pọ̀jù àti káwọn ò tètè fi nǹkan ní ìdí kókù ẹbí àwọn mọ́bàjẹ́ mọ́jẹ̀ ló gbé àǹkátì kọ̀fà rẹ̀ tó fẹ́ kọ̀kọ̀ ìdánà ìrẹ́ra ti lẹ́nì sí ìkéjì olùkọ́jẹ́ pé àǹtí ń kú ọwọ́ fẹ́ bábúrò padà àbábàbúrò kú ọbẹ̀ fẹ́ gbọ̀n padà méjèèjì náà èwo lèwo ànábì ní ìlẹ́fẹ́ ó wá ní ìrẹ́ ànábì èmi ń fi àbúrò mi lọ olóòlẹ́fẹ́ kúnnà nù hajjásù ìtàfẹ́ lò gẹ́gẹ́rẹ́ sẹ́bẹ́ ti wá ti kún mọ́jìnà kúnnà nù hajjásù àwùjọ ànábì rí o kúnnà nù hajjásù annaka turidu an tanki a ibnita umu salama gbé wá fẹ́ ọ nínú àtọ́ ti dàgbà bẹ́ẹ̀ tí ń jẹba rọ̀ a ń gbọ́ káàkiri Màdínà lọ́tún ló sì wípé ó ti ń plan àti fi ọmọ ṣe ń tún sọ ọ̀fẹ́ fí àbúrò ti tìmí ní ìsìn àbí obìnrin obìnrin obìnrin ńlá àwọn àgbàlagbà àfà àtàwọn tí ó nílà àkáyè wọ́n ní tó ọba bá ọkùnrin tí ń ná ìyàwó rẹ̀ má bí nídì gbogbo tẹ́nà méjì bá lè jọ sọ fi ẹ́lẹ̀fọ́ náà o lè róbìn tó fẹ́ gún ọkọ rẹ̀ lọ́bẹ̀ tọ́pọ̀ ìfẹ́ dìfẹ́ndì ara rẹ̀ kó ń bìnrin wọ́n wá lọ sọ́ǹtà padà wípé o ń fẹ́ gún lọ́bẹ̀ lè nà o lè róbìn yàn kúnnà nù àdà èmi ni ọwá fábúrò mi ìwà náà lè fẹ́ ṣẹ́bí náà ni a ń sọ káàkiri Mẹ̀dínà gbogbo ẹ̀ náà ní àkúṣe yọ́túnà làyọ́gbọ́ ọbẹ̀ ẹ̀ṣẹ́ jú wa ṣe bá ọmọ tí ìyàwó rẹ̀ ń rùn sáramọ́wá gbé wá fẹ́ ọ ṣe bí lẹ́bí plan àti fẹ́ ọmọ ohun sálámà nǹkan méjì ti ẹ̀ lọ́dọ̀ mi yàtọ̀ sí pọ́jọ́ ọmọ tíyàwó mi gbé wá fẹ́ mi tí ń lè fẹ́ bàbá rẹ̀ tó jẹ́ àbú sálámà èmi àtújọ mú pọ̀pọ̀ lọ́dọ̀ ṣùwà ìbàdì ìyá kan náà tó jọ ní ìyá wa nímọ̀rọ̀dọ́wà àbí bá tún bọ́rọ̀ lọ àwọn àfáwà brákẹ̀tì bẹ̀ wípé ẹ̀kọ́ lámbẹ̀mbẹ̀ o ṣùgbọ́n nílá ọmọ bí àdámà táà bá lè ṣe wà lẹ́ẹ̀kọ́ láni gbogbo tí ìbá ti ṣe tí a ti ọba sọ ká lápàá mọ́ra àti mọ́tẹ́sì ànúbí ọ̀wà fèsì lórí pé ah wo inú ilé òní gbọ́ o tó bẹ́ jẹ́nu àwọn àṣọ́rí ni ní ọdún náà gbọ́dọ̀ mà bọ́ jẹ́nu àwọn màjúrò wọ́n ti jẹ́nu àwọn tọ́sẹ̀ wọ́n màjúrò ní ìmọ̀ àìjọba ìmọ̀dínú gbọ́dọ̀ mẹ́rin bọ́rí o ànúbí ò tiẹ̀ tó dẹ̀ kò tiẹ̀ kìsínú bí ẹni pé kò orí sọ́rọ̀ ó ni o tọ́bọ́ wá jẹ́ ara ń tọ́ yẹ kó lè jẹ́ ọrọ̀ àlọ́rùn láti máa dákẹ́ fún wọ́nranwọ́nra òun náà láàrin tí ní náà bá wá ń bẹ̀m̀bẹ̀ èèyàn náà wà ní òun ìgbà ìmí ń ṣùgbọ́n tí ìbámọ̀ kó ń jà ọ yẹ kó lè rọ̀ ọlọ́rùn láti fi dàpọ̀ lọ́njà gbogbo àwọn tí wọ́n bá ń dákò in tí a mìíràn sàásánàm tó fi tú kùránì fún wa ọlọ́run jọ jàrí bá ní fọ́ tún alẹ́mẹ́ o ọlọ́dàrí kan sí rẹ̀ ọlọ́run sàánà wà náà tó bá fẹ́ nu ẹrú kan in tó bá jẹ́ fíìdì rẹ̀ náà ló fi nà bọ́lọ̀n bá fẹ́ so olówó nù owó rẹ̀ ni ó fi sọ́nù bọ́ fẹ́ so àfáànù ìmọ̀ rẹ̀ náà ni ó fi gbòlójú tí èbò lójú tí ó pa ah, ìjẹ́ ń sọ ayé ah, ẹni orí ẹ̀ṣẹ́ṣẹ́ṣẹ́ ah, ó lè pẹ́lú mí ìṣìwọ́ ìwà náà lẹ́lẹ́ pé wọ́n ní gíngín wá tẹkínìkan ní ẹ̀hẹ́n nígbà wá jẹ́ lè ẹbọ tó jẹ́ nǹkan àtọ̀ nǹkan láàpù ìbalẹ̀ tí ó ti bá kò mẹ́ta wọ́n sọ pé wọ́n ti gbogbo mọ́sìkì ní gbogbo ọlọ́run sí máa ń rẹ̀ tó bá fẹ́ nà ọlọ́run jọ àti àtẹ̀yìn méjì àánú wọ́lọ́dà ní kàfí rẹ̀ fún di èyí Ramadan nǹkan mẹ́ta tí ń bẹ̀lọ́rùn rẹ̀ mú tí ọba rẹ̀ tí ọbọ̀ fún ọrùn rẹ̀ yọ gbàwẹ̀ 60 tí àti gbàwẹ̀ 60 yọ bọ̀ aláìpín 60 àwọn sítì ìsìrì yóò gbà léra wọn ni yóò gbà ọ̀rọ̀ táwọn bá tó sọ yóò àdífẹ́ ó tó pọ̀ ṣùgbọ́n a lè pé àforí àforígbò náà lásọ̀ tán ṣùgbọ́n ẹ̀sìn wà lélé ọlọ́dọ̀ jàre mẹ́bí sọ padà kọ́ wá di ẹ̀sìn lẹ́nì kọ̀ọ̀kan wa lọ dákùsànú wa gbogbo ẹmbá dárú ẹwò ogun òsì ni ọmọ wí káàkì anábì tí wọ́n lè sọ ìtò lè sọ̀dájọ́ rẹ̀ náà ni a ti lọ kíbàm wọ́n wà bá àpá àkàkà ń gàlùkù ti màdájọ́ rẹ̀ ọlọ́run ọ̀láìkì tí ọba ti dáa kí wọ́n máa polongo rẹ̀ ọlọ́pàá sọ̀tẹ́rẹ́ kí ni o kò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀sẹ̀ ló kú òun ní ẹnìkọ́ ọ̀lágbára àti orí jẹnìkan tó wá wà lọ máa tú àsìrí ẹ̀sẹ̀ ara wa fẹ́nìkan ẹn tó bá dáwẹ́rò kó fún ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ láàrin àtọ́lọ́run rẹ̀ kó sì pàpọ̀ òní sí bẹ́ẹ̀mà kó sì lọ sí tánà nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run rọ́jà rí jẹ́ ajé ẹrù tòótọ́ بالله العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعلمون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام اتقوا ربكم كما أمركم بذلك في مواضع كثيرة في الكتاب العزيز قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام بعث الله سبحانه وتعالى نبيه إلينا مرشدا لنا إلى ترك الخيرات فإن هذا النبي ما هو على الغيب بضنين ما قصر في تبليغ رسالة ربه سبحانه وتعالى ممتثلا بقول بأمر الله سبحانه وتعالى يا أيها النبي يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الآية فهذا الرسول بلغ الرسالة وأدى الأمانة ونصى أمته حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها بعد هذا النبي إلا هالك ومن ذلك النبي صلى الله عليه وسلم بين لنا مفترات الصوم ومبتلاته ومفسداته لكن مع كثرة هذه المفترات فإن أعظمها جرما الجماع في نهار رمضان وقد جاء بيان هذا في قصة رجل مع رسول الله صلى الله عليه وسلم الحديث الذي أخرجه من البخاري في صحيح والمن مسلم وغيرهما من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها ومن حديث أبي رضي الله تعالى عنه ومن حديث غيرهما رحم الله الجميع أن رجلا بينما هم عند رسول الله صلى الله عليه وسلم جلوس كانوا يتعلمون بين يدي رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل وكان يعلن براءته لله سبحانه وتعالى مما صنع قائلا احترقت وفي رواية هلكت وفي رواية هلكت فلما بدا هذا الرجل يعلن بهذا القول بل في رواية كان يضرب وجهه وفي رواية يقول يا ويله وفي رواية يدق صدره ويأثر التراب على رأسه فهذه العلامات مع ما كانت منهيا عنها في هذا الدين أباها الرسول صلى الله عليه وسلم عليها لماذا؟ لأن ما ارتكبه مما قد يحقق هذه الأشياء يحقق الاستحراف يحقق الهلاك فقال صائب النبوة وما أهلكك فقال هذا الرجل وقعت بامرأتي وأنا صائم نعم حقا إن هذا لشيء محرج إن هذا لشيء مهلك إن هذا لشيء متلف فبهذا قال رسول الله صلى الله عليه وسلم عليك كفارة لكن هل تجد رقبة تعتقها فأشار إلى صفأة أنقي يا رسول الله لا أملك غير هذا ثم صلوا رسول الله صلى الله عليه وسلم فهل تستطيع أن تصوم شهر متتابعين قال وهل أصبت ما أصبت إلا من الصوم وقال له صائم نبوة فهل تستطيع أن تصف فهل تجد عتام ستين مسكينا قال أنا فقير وأهل بيتي فقراء لا نجد شيئا نطعم به المساكين أعطر منا يا رسول الله وبهذا جلس الرجل وفي رواية أمر الرسول صلى الله عليه وسلم بالجلوس منتظرا الوحي من الله سبحانه وتعالى أو أنه ينتظر شيئا قد وعد به لعله يعين الرجل به بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وعلى سلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لبره واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام هكذا جلس هذا الرجل ينتظر حكم الله سبحانه وتعالى في شأنه حتى أتى رسول الله صلى الله عليه وسلم بعرق من تمر فقال رسول الله صلى الله عليه وسلم إن الرجل أنا هنا فأتى رسول الله صلى الله عليه وسلم فأمره أن يطعم به ستين مسكينا ممن هو أفقر منه أو من أهل بيت أفقر منه فقال الرسول صلى الله عليه وسلم هل أفقر مني قال نعم قال والله ما بين لابتيها أهل بيت أفقر مني فلما رأى صلى الله عليه وسلم حاله على هذه وأنه أفقر الناس مما يجد وقتئذ أمره أن يطعم به أهله وهو كذلك أن يأكل منه فبهذا بدأ الرجل يفرى ويضعف ويرجع إلى بيته جاء إلى الرسول صلى الله عليه وسلم خائفا ورجع آمنا فضحك رسول الله صلى الله عليه وسلم من شأنه ومما رأى منه حتى بدت نواجده صلوات ربه وسلام عليه وهكذا قضى رسول الله صلى الله عليه وسلم في شأن هذا الرجل فهو حري بذلك لأنه كما قال ربنا سبحانه وتسامى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فهذا النبي هو الذي يرحم الناس بالناس صلى صلوات ربه وسلام عليه اللهم ربنا وفقنا وإياكم وجنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر عداك هذا الدين اللهم ربنا دمر عداك هذا الدين اللهم ربنا انتقم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم انصر مجاهدنا في سبيلك في سبيلك في سبيلك في سبيل العوفان يا أرحم الراحمين اللهم ربنا وحد صفوف المسلمين ودم شتات المسلمين اللهم اجعلنا من المقبولين في هذا الشهر المبارك اللهم اجعلنا من المقبولين اللهم اجعلنا ممن صام رمضان ايمانا واحتسابا اللهم تب على التائبين واقض علينا الديون يا ارحم الراحمين اللهم ربنا كلنا معيرا في جميع امورنا اللهم عاملنا بما انت اهله فانت اهل التقوى واهل المغفره ولا تعاملنا بما نحن اهله فنحن اهل الذنوب والمعاصي اللهم ربنا انت كريم وانت ارحم الراحمين لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة هذا أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وطلنا بملائكته وطلق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم أصلا الصادق المصدوق القائل في مخلصه هي الثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطئ طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا